الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين الحمد لله أتكفون الله سبحانه وتعالى أتكفون الله سبحانه وتعالى فوا ونعمتي وشفوا so lẹ́yìn bí àwọn ọjọ́ mélòó sẹ́yìn àti ìráyè ṣe kíláàsì tafsir lẹ́yìn kọnfúrẹ́nsì al-allama Ubayd bin Abdullah al-Jabiri al-Nigeria al-thalitha ni ma jẹ́ bí kíláàsì alákọ̀ọ́kọ́ lẹ́yìn kọnfúrẹ́nsì inṣáàlá Allah subhanahu wa ta'ala kúbá fi bárakasi ibi ta ti suratu tabbat àbí ta ma ń pè ní suratu al-masad ó dẹ̀ tọ́ gẹ́gẹ́ bí Imam Nasir Saadi ṣe sọ wípé wọ́n máa ń fi orúkọ àti bẹ̀rẹ̀ súrọ̀ wọ́n máa fi ń pè oye báyìí àbí o lè ní Suratu Yasin okọ̀ ẹ̀ náà ni tó dẹ̀ bẹ̀rẹ̀ náà ni ẹ̀ Suratu ya ayyuhal kafirun a máa fi okọ̀ rẹ̀ pé sórí lébà Suratu tabbat yada tó ti pẹ́ tí wọ́n ń kò dẹ̀ sí iye méjì gẹ́gẹ́ gbogbo ó ṣe mọ̀ wípé suratul masadi ń kọ́ makíyà ni bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́ wàhíyà makíyà makka ni ó ti sọ̀kalẹ̀ imam ibn kathir rahimahullahu ta'ala ká bẹ̀rẹ̀ ń bẹ̀yẹ̀ inṣáàlá wọ́n ní pé wọ́n mú ẹgbàwá kan wá ókè kákọ́ka sórọ̀ yẹn ni wọ́n ni tabbati yada abi lahabin wa tabbati ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد طيب وني قال البخاري حدثنا محمد بن سلام قال حدثنا أبو معاوية قال قال حدثنا الأعمش أي سليمان بن مهران الأعمش عن عمر بن مبره عن سعيد بن جبير عن, عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم خرج إلى البطحاء فصعد الجبل فنادى يا صبحاء فاجتمعت إليه قريش فقال أرأيتم إن حدثتكم أن العدو مصبحكم أو ممسيكم أكنتم تصدقوني قالوا نعم قال فإني نذير لكم بين يدي عذاب شديد فقال أبو لهب الهاج جماعتنا تبا لك فأنزل الله تبت يدا أبي لهب وتب إلى آخرها حديث بنين صحيح البخاري ó ní pé ó ní sábàbù ó ní ìdí tí súrọ̀ yìí fi sọ̀kalẹ̀ ó ní pé ní Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ gẹ́gẹ́ bó ṣe ànẹ́bí àdífì ibn Abbas radiyallahu anhu máa pé wọ́n jáde lọ síbi albataha wọ́n wá gun orí ibì kan tó ga lọ wọ́n wá pe àwọn èèyàn pẹ̀lú pípé ẹni tí ó fẹ́ kìlọ̀ fún wọn ya sọ̀bàhà bípé ẹ ma fi ń pè yàn pé bípé ẹ̀yin o bí ẹni tó fẹ́ kìlọ̀ fún àwọn èèyàn kò níbi aburú kan bí wọ́n ṣe gbọ́ ìpèpè ànẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam fajtama'at ilayhi Quraysh àwọn Quraysh wá kójọ gbogbo tó má ti gbọ́ ìpèpè báyẹn wọ́n sọ̀rándì around èèyàn wọ́n sọ̀rándì ẹni ẹ wọ́n bí kí ló fẹ́ ṣẹlẹ̀ àníbí wọ́n sọ fún ẹgbẹ́ sàlọ̀sánà pé tí máa sọ fún yín pé lẹ́yìn àwọn àpáta yìí Mẹ́kà yìí àwọn ọmọ ogun kan ti tò síbi bẹ̀ tí wọ́n dẹ̀ fẹ́ wá jà wá lógun kí lẹ́ sọ wọ́n ní àá àgbà ìdí ni pé olódodo ni ọ àníbí ni tó bá jẹ́ bẹ́ẹ̀ èmi ni òjíṣẹ́ ọlọ́ọ̀bá tọ́lọ̀ Abu Lahab òun ló kọ́kọ́ wá dìde tán kọ́takọ̀ Muhammad sallallahu alaihi wasallam ṣe n tó fi torí ẹ̀kọ́ wájọ́ lélẹ̀ tabban lak igbe kuma bá ìwọ muhammad ọlọ́run wa sọ tabbat yada abi lahabin wa tab àkọ́kọ́ ni pé tabbat yada abi lahabin wa tab àkọ́kọ́ du'awu ni ẹ̀kejì khabarun du'aun wa khabar ay insha'un wa khabar bí pé tabbat yada igbe kuma bá wọ́rin bí gbọ́n wọ́n fọ́ ní khabarun ni pé ègbé ti bá ọwọ́ rẹ̀ ègbé kó mọ́ bá ọwọ́ rẹ̀ èpè ní àrí bí kan tó wọ́n fọ́ ọkọ́bàrù pé ọwọ́ rẹ̀ ti ṣe gbé tí ló fi jẹ́ pé dùáwù ni ọkọ́bàrù tó ní nípa rẹ̀ so Abu Lahab ní nínú àwọn àmàmù annabuwa Muhammad sallallahu alaihi bí wọ́n ṣe jẹ́ ọ́nkù sánibà Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Abu Lahab ìtumọ̀ ní pé tani bàbá Abu Lahab báyìí tani bàbá rẹ̀ Abdul Muttalib wasmuhu Abdul Uzza bin Abdul Muttalib ó kọ̀ rẹ̀ gangan ni Abdul Uzza bin Abdul Muttalib wa kunyatuhu Abu Utba kí ni kúníyà rẹ̀ Abu Utba kúníyà rẹ̀ ni yẹn wọ́n ní wà innama ibn kathir mọ́ káwọ́ wà innama yusamma aw summiya aba lahabin kódà ìdítẹ́ fi ń pè ní abu lahab ní wípé li ishraki wajhihi bí tí na bá ń jó bí ìtànà yẹn náà ni Lahab sáńkì ní Abu Lahab pípá ẹni tó jùrẹ mọ́ṣẹ́ gini tí ma ń tàn ibi tó rẹwà dé ìtumọ̀ rẹ̀ ní pé fáìdà kan wà bí ní pé ìyẹn lè rẹwà lójú kó sì wà nínú àwọn ọmọ náà orí báyìí àbí ìrẹwà tójú yashtariku fihi al-muslim wal-kafir nkí alábájá ojú rẹwà rẹwà sílẹ̀ bóde lè sọ ajẹ́ kéfèrí àà hadha Abu Lahab hmm? لإشراق وجهه وكان كثير الأذية لرسول الله صلى الله عليه وسلم هو جاني تو pọ̀ tí man fi ara ni anabi Muhammad sallallahu alaihi wa alihi wasallam wani wal bughdatu lahu wal izdira'i bihi wat tanaqqus lahu wal dinihi ó jẹ́ ni tí ma ń fi ima ń yẹpẹrẹ annabi sallallahu alaihi wasallam ma bọnu àtẹ́lù annabi àti ẹ̀sìn annabi Muhammad sallallahu alaihi wasallam wa alihi wa sallam na'am kódẹ̀ ìgbàwọ́ kan wà nǹkan ní kàní bọ̀yín kan summarize ní pé ẹgbàwọ́ ìlátọ́dọ̀ ìbẹ̀ nínú musnad imam ahmad rahimahullahu ta'ala wípé ọkùnrin kan sọ kégbà tó fi wà ní tánfì wà ní jahiliya kó tó gba islam ó níjọ́ kan òun rí tán nabi wà ní ọjà hanabi wọn sọ fáwọn yẹn pé kúlù la ilaha illallah tuflihu

ay ó fi ẹ̀sìn rẹ̀ lẹ̀ ó lọ join ẹ̀sìn mi so ibá yàbí sọ́bíù náà ń pẹ ní irú ẹ̀yẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́bíù ni ẹni tó fi ẹ̀sìn àwọn bàbá rẹ̀ lẹ̀ kadhab òpòrọ́ ni kódà tó ọmọ fi ń ṣe ẹ̀rí against fáwọn yẹn pé jẹ́mẹ́mì lọ́nkù rẹ̀ tó bá jòdòdó ní sọ ni sẹ́mì kan lọ ẹ̀yìn kọ́kọ́ tẹ̀lé ni ṣe bí mi lọ ẹ̀kìn tẹ̀lé irọ́ ní pa ẹmọ́dà lóhun mọ́ ma irọ́ ní pa àmọ́kùnrin eventually nǹkan òun gba Islam ó tún wá ní ẹgbà wá mi náà kí n tó wá lọ sínú súrà ìrẹ̀gẹ̀jẹ́ kí n ka ilé yìí ó ní pé ó ní ẹgbà kan ilé náà ń bẹ nínú naam ok wọ́n sọ̀rọ̀ nípa ìyàwó rẹ̀ kí ló kọ ìyàwó rẹ̀ wà múrọ̀ àtúwó hammalatal ìyàwó rẹ̀ ní arwa bint harb bin umayya arwa hamza ra'un wawun àti maddi tó kọ̀bíyà so arwa oní ń pè ìyàwó rẹ̀ oní arwa bintu harb bin umayya ọmọ umayya ni ìtumọ̀ rẹ̀ ó túnmọ̀ fúra bọ́n pé òun ni sísta sọ́hùrù bin harb bin umayya tani sakhru man abu sufyan ẹ̀yẹ báyìí àbí tí ó túnmẹ̀ ní pé ìyàwó abu lahab òun ni bí àbúrò obìnrin títí ta abu sufyan ẹ̀yẹ báyìí so arwa oni ni ọkọ arwa bint harb bin umayya so abu sufyan tí onje ń Sokhru bin Harb bin Umayya na ma fẹ́ pè ní Bani Umayya àwọn tó jẹ́ bí i pé Muawiya ló padà Muawiya lọ́mọ Abu Sufyan àbí ṣojú ẹni pé kí ló ń pè Muawiya ni ọmọ Abu áùntì Umu báyìí áùntì Muawiya so na fẹ́ pè láwọn Bani Umayya gbàwọn náà padà ń ṣe kíni náà padà ń rúlù àwọn Mùsùlùmí níbi àwọn ẹgbà wá mì ìgbà wọ́n máa ń pè wọ́n ní arwa níbò mí dẹ̀ ní wọ́n máa ń pè wọ́n ní al-awra'u kí lápé yìí dísẹ̀mọ̀rán bil-ayn al-awra'u aynun wawun hamza ala so ìmọ̀ rẹ̀pẹ̀ ní arwa arwa bilhamza arwa bilhamza àbí rẹ̀pẹ̀ ní al'awra'u bil'ayin fahimna shay'a fahimtum shay'a fahimtum shay'a tayyib so wọ́n pè ní al'awra'u kúníyà wọn ni ummu jamil ẹwà wọn ẹwà kúníyà tó fáyìí ẹwọ́kọ́ Abu Lahab ẹni tó rẹ̀ ń tàn látara ẹwà ẹwòyàwó Ummu Jamil àmá méjèèjì náà corrupt jù oye mẹ́rin àbí wọ́n sọ nípa rẹ̀ wípé Ummu Jamil ìjọ wà ìwọ̀n ìbò asọ́dà nígbà Muhammad sallallahu alaihi wasallam ẹmọ́ tí ń sọ ní ń sọ pé mudhammaman abayna mufa'al nam ala wazni ó wá ismu muhammadu jẹ́ ismu maf'ul láti bí hamada yuhammidu tamhidan ismu fa'ilu jẹ́ kíni muhammad ismu maf'ul jẹ́ kíni muhammad example ẹfún mi ní ismu tó wá wazni fa'ala eh, fíl tó wá fa'ala ẹfún mi example qasama kọ́sàmà yukọ́símù tẹ̀ksíman masdaru ẹ̀nu àbí mukọ́sím ismò fáìlù ní ẹni tí ń pín mukọ́sám in tán pín so hamada yohamidu tahmid mohamed ẹni tí ma ń pèsè yẹ gan mohamed ẹni tán ma ń yìn gan hamada ó yìn gan tahmid ìmá yìn gan so Muhammad ẹni táwọn yẹn máa ń yìn gan-an nínú ẹ̀lẹ́ni pọ́lọ̀ ń sókà náà bíkù sallallahu alaihi wasallam pé ẹ̀yìn táwọn yóò máa ń yìn gan-an tó bá dé Mákà kulluhum Muhammadun jẹ́ fọ́ ní expo kàbáhùn bóyọ lọ fún hajjabo lọ fún mọ́rọ́ ó wá dé Mákà tó bá ti everybody is Muhammad everybody is Muhammad ní tí ìbá ti mọ́ kọ́ pé ace eh, eh, eh, ní kíni Muhammad Muhammad ọkùnrin pé naam naam ah tó bá débi náà Muhammad ilẹ̀ Muhammad wọn ah kulluna Muhammadun min bá bí bọ́lọ̀ ń ṣe ókọ̀ anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam kò ní so kí wá ní àwọn ilẹ̀wà mọ́ ń pè wọ́n wá sọ di mudhammam ìtumọ̀ mímọ̀ jẹ́ kí ni fílù ẹ̀ báyìí dhammama yudhammimu tadhmiman mudhammimu mudhammamun ìtumọ̀ ní pé èyàn táwọn èyàn máa ń bú jù wọ́n wá change okọ̀ àdẹ́bì láti Muhammad wọ́n sọ jíkẹ́ ni muthammam o mú jẹ́rìí wọn pé muthammamun abeyina wàdínuhu kọlẹ́ina wà amúrùhú àsọyina ẹwù kàsájárì kò hàn lórí dọ̀lálà so muthammamun abeyina muthammam àwọ́ wàdínúhú kọlẹ̀ ìnà ẹ̀sìn rẹ̀ àwa ti pátí o wà ámùrùhú àsọ iná in tó bá pa aláṣẹ àwò ní ṣe in wá ń wí in kọ kíní in kọ bọ̀ asọ́dọ̀ ànẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó fẹ́ jọ bí àwọn tán kọrin fún yín káàkiri gbó tẹ bá ti rí wọn ẹ tì wọ́n lùgbó bẹ bá ti rí wọn ẹ sun wọn wọ́n kó oòrùn sí jágbọ̀n wọ́n gé sókòtò wọ́n ṣe kíní kan wọ́n pọ̀ wọ́n ti wà tipẹ́tipẹ́ náà in kọrin bọ̀ abà nẹ́bí mọ̀dámọ̀mún àbáyìnà báwí wàdínàhù kọláyìnà wà ámúrọ̀hù àsọyìnà ṣẹ́rọ̀ ìfẹ́ kò gbàgbé mẹ́kò tọ́wọ́ kìí ṣe pé in tí mo ní kò wọ́n muthammaman abayna ẹwọ́n tó ti ṣe ń bẹ̀rún ní àtẹ̀kìdím wà ta'khir ẹ̀kọ́ lè ní pé abayna muhammadan ó wá kọ́kọ́ kọ̀ dáma ma haqqu ta'khir fa akhara ma haqqu takdim ó wá ní muhammadan abayna lil muthammaman abayna lil hasr wal ihtimam fún ìwọ́ igẹ́gẹ́ nìkan lákọ̀ọ́

annabuwa muhammad sallallahu alaihi wasallam wani ẹmọgbọ́wò wakọ́rọ̀ a ƙùránì annabuwa ka ƙùránì annabuwa ka bikanu ƙùránì iya taso mabi annabi wa sọ̀rọ̀ ba látara rẹ̀ kama kọ́la tààlà gírbọ́lọ̀ sí sọ ọlọ́nsọ ní ƙùránì pé wa ìdá kọ̀rọ̀ tal ƙùránì tó bá ka ƙùránì ja'alna bainaka وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا ní sọ́tùl Isra ìkọlù tó bá ka Kùránì a wà gbé sáàrin ìwọ àtàtù nígbàgbọ́ hijaban mastúrọ̀ a kọva mastúrọ̀n àìsáàtì rán wọ́n mọ́ lo ismù fáìlì fún mọ̀fúlù wọ́n mọ́ lo ismù the same thing ìgbàtí imam ah imam shankiti ní adwa'ul bayan tí wọ́n ṣàlàyé aya yìí aya wa idha qara'ta al-qur'an ja'alna baynaka wa bayna alladhina la yu'minuna bil akhirati hijaban mastura wọ́n mú kí ìtumọ̀ méjì ló lé ní àkọ́kọ́ ni wípé bọ́lọ̀ ṣe máa ń fi gàgá sí ọkàn àwọn tí wọ́n nígbàgbọ́ ṣe báyìí àbí kí náà ń بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون وقالوا قلوبنا في أكنة مما تدعون إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجابا مستورا ومن بيننا وبينك حجاب فامل إننا عامل طبعا أني أولا جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا آه فاكرة سبام آه فاهم hakíkọ̀ ni hakíkọ̀ ni òun ni wípé imamul Qurtubi rahimahullah imamu ṣe kí tí wá mú ọ̀rọ̀ kan tí imamu Qurtubi sọ wáyé pé ẹnìkan ti narẹ́tì kíso kan fáwọn rí o ní o mọ́wọ́ kíso yìí o wà nínú Adwa'ul Bayan pípé àwọn èèyàn méjì kan lé àwọn jọ kan wọ́n gun ẹ̀sìn bọ̀ wá wọ́n sì ń wà ọlọ́ọ̀kan báyìí wọ́n wà ọlọ́ọ̀kan báyìí àwọn gun ẹ̀sìn bọ̀ wọ́n fẹ́ pa wọ́n àbọ̀fẹ́ wá bí wọ́n gùn kan báyìí ṣáà wọ́n ni wọ́n á ka ti bẹ̀rẹ̀ yasin wal qur'anil hakim innaka laminal mursalin ala siratin mustaqim ila akhirih وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا أغشيناهم فهم لا يبصرون wọ́n láwọn wá ká àti bẹ̀rẹ̀ ṣúrọ̀tù yà sí wọn a ní lẹ́gbẹ̀ẹ́ falam yubsira ọ̀lẹ́rùn orí wọn ṣe bá yìn àbí so ló jẹ́ pé ayà yẹn kọ ọ̀nà méjì náà lè tú sí inú kọ́ kí bí ya ja'alna baynaka wa bayna alladhina la yu'minuna bil akhirati hijaban masturan ní bá bí pé ìjábù lè rí falamma so àbíkú jẹ́ pé ìtumọ̀ ní pé hakikatan Ọlọ́run bá lè fi ṣe kíni olóbi protect yẹn almuhim ni pé Ànábì ka sura yìí Ànábì ka ibukanu Qur'an bí al-awra'u ṣe dé kíni kíni wíbọ̀ wá kíni àwòrán wíbọ̀ wá mudhammaman wa dinahu qalayna wa amrahu asayna bó ṣe dọ́dẹ̀ Ànábì Ànábì jòkó wá ní mo gbọ́ pé kò wá rà mo gbọ́ kí wọ́n ní muhammadu bú mi nígbà ibi tabbati yada abi lahabin wa tab mo gbọ́ kí ni pé wa rabbi hadha albayt ma haja kò bú ọ ọlọ́ba tó nílé mo fi búra ó ní tọ̀ ó wá ń lọ ó wá ń sọ lọ pé tọ̀ gbogbo àwọn tó wà nínú ìlú ìwọ́n ti mọ̀ pé èmi ni bí kóbìnrin ti fi ńlá pọ̀ léjù nínú àwọn obìnrin Quraysh àbí rọ̀rọ̀ tó jọba irú yẹn so almuhim ó ní pé in tí ọlọ́bà fi sọ Qur'an ní ẹka iná ni pé wọ́n fi ara ipé wọn ohun Abu Lahab ń gbógun ti ẹ̀sìn ọlọ́ọ̀bá Suratul Masad nínú àwọn ẹ̀rí tí wọ́n fi ń lágbára jù lórí nubuwa nebuwa Muhammad sallallahu alaihi wasallam ó ní Suratul Abu Lahab bó ṣe gbọ́ àyà yẹn wa mura'atuhu fi jidiha hablun min masad ipa wọn wọnú ọlọ́wọ́ bá bí sayasla naron zatala kí ló yẹ kó sọ ó yẹ kó ní ashadu alla ilaha illallah wa annaka rasulullah alisa kadali tí ọlọ́n ti ní ọkọ́ ní ọlọ́n ni ó wọ̀n ẹ̀rẹ́sẹ̀ gbẹ̀rẹ̀dùn náà bí ó yẹ kó adọ́dà mọ́ á gbà pé mo ti wá di mùsùlùmí báyìí kó fi kàzábàrì kí ní òyàwó kò yé bí ṣẹ̀bọ́lọ̀ sọ́nù kòránì pé yóò ṣe gbére nínú ẹ̀rẹ́ àbí ó yẹ kọ́lọ́dà mo ti di mùsùlùmí gbà náà ó yẹ kọ́ ní ọdá mọ́ gba Islam ashhadu an la wa anna Muhammadan rasulullah kọ́ mọ̀ rí ti kí wọ́n sọ pún òtún ní ṣe gbére nínú náà pé à ewọ́lẹ́ ń ṣe ń bẹ̀ báyìí torí Ọlọ́run ṣe ń ṣe gbére àbí ní ṣe gbére ewọ́lẹ́fẹ́ ó mú kan ní o bó kò lè ṣe bẹ́ẹ̀ nítorí wà máa yẹ́ ń ti kòrán ní ìlàháwá in huwa illa wahyun yuha tó tí wọ́n kèfèrí sí wọ́n gbọ́ ọ̀nà tí wọ́n fi kàzába kòrán wọ́n tó rí kàzába alóòsè gbére nínú ni òun àti ìyàwó rẹ̀ wọ́n kú lórí ẹbọ ni kí ló kọ ìyàwó rẹ̀ Arwa bint Harb bin Umayya ta ni ẹgbẹ́ rẹ̀ Abu Sufyan Sakh bin bin har àwọn èèyàn sọ̀rọ̀ sọ́rọ̀ àbìnà ìmáyì kí ni kó ní ààrẹ kí ló kọ Abu Lahab gangan Abul Uzza kí ni kó ní ààrẹ Abu Utba bọ̀ kí ni mọ́ sábà pé kí ni dí kọ̀ọ̀kọ̀ wo ni Ummu Jamil ló ń sọ́bọ̀ wá mudhammaman ẹ̀hẹ́ ayàwó ni ọlọ́n ti wá ń sọ wípé ọlọ́bọ̀ gbé gàgá sáàrin Ànábì àtàwọn tó bá jẹ́ kéfèrí wa idha qara'ta al-Qur'an ja'alna baynaka wa bayna alladhina la yu'minuna bil akhirati hijaban mastura tayyib so ilé ni fáídà tí mo kàfẹ́ mú nínú tafsir Ibn Kathir ẹ jẹ́ ká wá wo àwọn ma'ani kíní ẹ̀ imam na abdurrahman bin nasir sa'adi wani abu lahab huwa ammun nabi sallallahu alaihi wasallam wa kana shadid al'adawati wal adhiyati lin nabi sallallahu alaihi wasallam wani abu lahab ọkọ̀ annabi ni sallallahu alaihi wasallam ó sì jẹni tó ṣe pé ó fi ara ó jẹni tí ma fi ara ní annabi gan sallallahu alaihi wasallam fala fihi wala hamiyyatun lil qarabati kọbáhàwòlọ́ kò sẹ́sì lára rẹ̀ kò tún sí hàmíyà kílẹ̀kì ní hàmíyà hàmíyà kọ̀rọ̀ọ́bà bí pé ah Muhammadu yìí family mọ́ ni o tí bá yà bí ẹ̀pá olùgbà tó pé hàmíyà kọ̀rọ̀ọ́bà olóògbé àwọn bí Àbújá àbí Àbú Tọ́lìbù hàmíyà yìí pé ah ọmọ mi ní ọmọ mi ní ṣé fi ilẹ̀ fọ́ta ni tó ti pé kò ṣe tọmọ rẹ̀ wọ́n in ṣe àmẹ́sà àràbà ń filẹ̀ nígbẹ́ra fíyà jẹ́ ní olójú mi o kò ṣe é ṣe lẹ́ájìlẹ̀ kọ̀rọ̀ ọba tó wọ́n nífẹ́ ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ní kèkí wọ́n ṣe Muhammad amúnà eh, ìfẹ́ tí Abu Talib ní kèkí ṣe ìfẹ́ tẹ̀sìn ìfẹ́ ọmọ ní ìfẹ́ pọ́mọ̀ mi ní ọmọ ẹ̀yìn ọmọ ẹni ń burú káfífẹ́kùn jẹ ọ̀gẹ̀dẹ̀ dúdú ọ̀yá bùsán ọmọ búburú ọ̀yá lùpa <laughs> lọ́dọ̀ àwọn kankọ́ àwọn lè tìyàn mọ́lé fún ìdí ọdún mẹ́fà ṣí òṣìṣẹ́ tọ́kàn wọ́n níbi tọ́kàn tí wọ́n lè dé àwọn ní scope warrow <laughs> ẹmọ àwọn scope wa rọrùn àwọn scope kò sí mẹ́wàá ń bẹ <laughs> sórí lábẹ́ kò sí hùn kò sí kò sí hùn 5 million bẹ̀lẹ́ lábẹ́ kò sí so lé gbé kí ní ẹ àwọn kíníkà àti ò ṣe fake kò tí ẹ̀dá kí ẹ mọ́ fake wallahi mọ́ fake wà rọrùn <laughs> mọ́ fake zood mọ́ fake ìbẹ̀rù ọlọ́run wé ń fake ìbẹ̀rù ọlọ́run ó bẹ̀rù ọlọ́run gẹ̀gẹ̀ ó ní wárọ̀ gẹ̀gẹ̀ ó ní zúd gẹ̀gẹ̀ wallahi wọ́n bá Sheikh Rabi bin Hadi al-Madkhali ń pé ẹnìkan ní pé Sheikh Rabi mo mọ́ ń búyí gan ni o Sheikh ní pé ja'altuhu tahta qadami tí bó mọ́ ń bú mi ní wọ́n kó sábẹ̀ bàtà mo tẹ̀ mọ́lẹ̀ ẹwọ́n tí ẹ̀sìn wọ́n bẹ̀sìn jẹ́ ilé bẹ̀sìn jẹ́ ilé ìfẹ́ bẹ̀sìn ó fẹ́ dẹ̀sìn rú in ti ma ń káwà fà gidi lára nù ẹnìkan bú mi ẹ̀ eh, ẹnìkan wọ́n sọ fún Sheikh Al-Albani rahimahullahu ta'ala ẹgbà wọn àfà gidi o Sheikh Al-Albani ẹnìkan ma ń bú yín Sheikh Al-Albani pé kí ló ti fi ń bú mi tó bá jẹ́ nítorí personal bóyá mo ti ṣe kíní bóyá personal kíní kan ni tọ́ abẹ náà ni bóyá jẹ́ nítorí ẹ̀sìn ọlọ́wọ́ bá ní tọ́ àyíké mi kọ́ ló ní pẹ́rẹ́ pẹ̀lú ní ẹ̀sìn ló pẹ́rẹ́ pẹ̀lú ẹbú ṣe clear ẹwẹ̀ àtọ̀ láàrin àwọn àfáà gidi àtàwọn ajíse bí àfáà ẹ́ ajíse bí àfáà Allahul musta'an so ní ó jẹ́ kẹ́ mọ́ rántí ọkùnrin èyí tí ń bẹ ní kínúmbẹ̀ èyí tẹ́mọ́ ń pè ní kíníkan ṣubuhat Abu Shubuhat ẹgbẹ́ wáfà sí mọ́ ń fọ́mù yálàyà wárọ̀wù eh àfá ń fọ́mù wárọ̀wù láyé yìí àwọn olóòmà fàdàdà ń bí àwọn olóòmà alájọ wà lè kí ń gbà ẹnawọ́ ẹ ẹ sọ̀rọ̀ ẹ̀fẹ́ tó àti ara yà rí ẹ ti yọ̀ndà rẹ̀ àwọn èèyàn pọ́n bí tàwọn mẹ́gbà ọ̀nì àwọn tí wọ́n rí 1 2 3 4 èmẹ́rin péré mi èmi àlúwọ́lẹ́mì náà wà bẹ́ <laughs> a sì márùn ún wàláhì tẹ́bá mọ́ àfáyì ẹmẹ́ kí ẹ máa fọ́ọ̀mù bẹ̀rù Ọlọ́run kí ẹ máa fi scope jẹ́ bí kó ń bẹ̀rù Ọlọ́run kódà bí mo ṣe wà yìí kódà ẹmọ òwe tó bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ẹmọ òwò wọ́n ń gbowó wọ́n fẹ́ ra spíkà fún aláàfẹ́mọ̀ sí wà sí wọ́n fẹ́ ra spíkà ẹmọ tó bẹ̀rẹ̀ ọlọ́wọ́ àfà tí wọ́n gbowó spíkà wá lọ bá fà pé ti pé àìsì lè gbé kó kí ni túnmọ̀ rẹ̀ fílẹ̀ kò sí àìsì lè gbé kó afáwọ́ pé à èkó bò ó ìlọ́gílá ẹgbẹ́ ìṣẹ́ ẹni tí mọ́ fọ́n bẹ̀rọ ọlọ́ọ̀bá ó débi owó ní ìṣẹ́ pé àà ìṣẹ́ ẹni pé ẹ̀ ní sọ sẹ́bẹ̀ẹ́lẹ́ gbé ní bless will not pass sára ọmọ ẹ ṣe ń tí súnà kọwàá ṣe súnà kọwà lẹ́yìn èkó súnà kọwà lẹ́yìn súnà kọwà wà láìrọ ni àfó ní wọ́rọ̀ nígbé kódà èmi èmi ń bí ní èyàn èmi èyí sí asádù ṣe tó bá ti ní kéyìn sí asádù báyìí ó fẹ́ bẹ̀rẹ̀ asádù tó bá fẹ́ mọ̀ kó ṣe bẹ̀rẹ̀ asádù kan ní káà ah, èmi kódà èmi ń sí asádù èyàn àwọn òbí ẹ̀hùn ní pẹ́ni àṣẹ́fọ́lẹ̀ ìsí asádù ni ìṣẹ́fọ́lẹ̀ ìsí asádù ẹ̀ kí ni ọ̀rọ̀ bí o mọ̀ kankọ́ yí ni ní tẹ́gbẹ́ gan mọ́ kà tí drop pen mi kí lábọ́já tí ma ń ṣe tí ma ń sọ́kọ̀tàun ẹmọ̀ àbí ẹmọ̀ tí ma ń tẹ́bọ̀ ẹmọ̀ àgbàlá mọ́ ń fún material èyàn tó ní zuru tó ní wọ́rọ̀ tí ẹ fẹ́ káwọn yẹn mọ̀ ipé àfóhun yẹn máa rí ọkọ̀ dùn ẹ̀ kìí mọ̀ ṣe torí ọlọ́run fa àfúwà mọ̀ pàwọ́sá mọ́ gbọ́mọ̀ pàwọ́sá bẹ́ Sheikh Fauzan ẹmọ́ tààrà mọ́ ń ṣe ni òun fọ́ọ̀mù wárọ̀ wípé o ní orú wárọ̀ táwọn àfáà ní pé ara ẹmọ́ rí kódù káyìn ló mọ́ gbọ́hun létò àwọn bàbá Fawzani àwọn bàbá Ramadan <laughs> bàbá Ramadan ẹkọ̀wé mọ́ gbọ́ àwọn tí wá <laughs> irọ́ ni o àfáàfẹ́ parọ́ ni o ẹmọ́ táwọn wá sí ni àfọwà sọ ìbò mo ti sọ ẹ̀fún ẹni rẹ́kọ́dì ah tí bẹ́ẹ̀ lẹ́yẹ mọ́ rẹ́kọ́dì afẹ́ mẹ́fí kí ní ẹmú ẹ̀rẹ́ nífà ló jẹ́ kí sọmáàtì tó ṣẹlẹ̀ lè kí òyìn táwọn yẹn rẹ́kọ́dì yẹn ó dùn àfá yìí mọ́ ń dùn àfá àjú ó sì dùn tí ó fi kú change ogbẹ̀yìn àbọ́ ni pé ìyìn sọ bẹ́ ọ̀rọ̀ gòlówù bó ṣe kílẹ̀ tó yẹn tí gbogbo agbọ́n di tá a gbọ́ tábà tún mo tún sọ gòlúwò ni ẹ̀rọ tẹ́fà padà sọ ni àfá wa pa level of euro. the last level of euro ni pé kódà kí ní tẹ́ ni mo sọ ọgbẹ́ in sọ́nà tẹ́lẹ̀ àmọ́gbàtẹ́ tí ń sọ pé mo sọ́hun lèmi náà fi padà sọ pé mo sọ in sọ kódà in sọ pé gùlúwù ni in sọ ká tó jọ bẹ́ẹ̀ àbí àbí àbí ẹ sọ̀rọ̀ òun ló ní láfíẹ̀ sọ̀rọ̀ tó mọ́ ń gbọ́ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ àwọn òyìnbó sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ máa wà fóò nírọ̀ o kódà àwọn gan àìm post link kódà àìm post link abúkínà ó <laughs> ti rẹ̀ tó fẹ́ rí tẹ́lẹ̀ ó ti rẹ̀ tó fẹ́ pè yóò àkọ́ <laughs> máa ó ti rẹ̀ ní àkọ́ abúkínà link ohun létà tún lẹ́yìn ohun lẹ́bù àfáà ní akọ́dàwé post link bá ṣe lọ bá wọn kó líǹkì wá nù bá mú líǹkì bí 70 kíní kan ó ti ẹ̀pọ̀ ẹ̀rẹ̀ wọ́n post ẹ̀ kódà tó ń post líǹkì àwọn bídá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ni ẹ̀yìn tó ṣẹlẹ̀ ní pé òun ò mọ̀ líǹkì òun ó ní ètò ẹ̀kọ́ tó bá ti mọ̀ ìkọ́wọ̀ tó kó mọ́ ibi blue tí máa <laughs> ṣe fi kíní báyìí ó ní kódà ìgbà tí mo délé àwọn ilé àmì ní wọ́n sọ fún mi pé àwọn ajé àmì ní wọ́n sọ fún mi pé lè náà ń pè ní líǹkì mi ò mọ̀ náà ẹgbò so tó bá ma ń fọ́mù kí náà àfáàmù sọ kí ní kàwọn ni idha kunta kadhuban fakun dhakura tó bá jẹni tí ma ń pa irọ́ jẹni tí ma ń rẹtí náà irọ́ tó pa yóò tù wọ́n tí ma sọ kí ní kàwọn ni hablul kadhibi qasir irọ́ ni okùn rẹ̀ já wọ́n tó ma ń fọ́mù wárọ́ fún kíyàn máa lè kí èyàn mọ́ wà ọmọ nǹkan bẹ́ẹ̀ ni ẹbẹ́ ẹ̀kọ́ kí èyàn mọ́ wà ọmọ nǹkan kí èyàn <laughs> fà kí ló dé àfọ́ ní pé ìgbàtí mo wà north tí ma ìwà jòkó library ìwà mọ̀ kátẹ́rà ìwà mọ̀ kálọ ẹnìkan wà tó wá kọjọ́ bẹ̀ ní ah ẹsì nǹkan tí ràn lọ́wọ́ ẹsì nǹkan tí ràn lọ́wọ́ tó bá ti wáyé báyìí olóòdó àfáwọn kẹta mọ́ lọ àfihàn ma ń fa igbó tí ẹ̀ fún àwọn náà sọ àwọn bá ti fa sìgá báyìí yóò wà wá kíláàsì yóò mọ̀ kọ́ àwọn Kùránì lọ ní báhùn àfáà ń fa sìgá lẹ́ ti kọ́ Kùránì lọ́dọ̀ àfáà ti ń fa àwọn àti àwọn sambo ìyàwó rẹ̀ house of àwọn <laughs> ìgbà náà jẹ́ gọ́ọ̀nà kínáà ń gbé kínáà ń gbé house of assembly yìí náà àwọn senate kínáà ìyàwó rẹ̀ àjọ mọ́ ń kọ́ Kùránì ni àkọ́kọ́ mutí tàbátọ́dọ̀ àfọwà bẹ̀rẹ̀ àwọn ìtàn wèrè sórí ó sì ṣàrọ́bìnà làwọn ilé tí wọ́n ó kàdà di ṣùríbìnà so kí ni wọ́rùn yẹ kì í ṣe fọ́m ẹ káfà mọ́ fọ́m wípé ẹni tó ráyé sá ẹni tí ò ní wàhálà ẹni tí èyí tí ò lápọn sórí olè mọ́ fọ́m ẹ̀ àwọn yẹn ma fi ń bìdì portfolio ni <coughs> mọ́tàbá ń ṣe cv pé new cv test wá dé wílé ó dẹ̀ interview ọlọ́jọ́dá fún yín o kò lè portfolio 10 years experience in javascript <laughs> portfolio lọ kọ̀ọ̀un jòkó sí interview a ní ké what is javascript gangan a ní ẹ̀yìn ah, ẹ̀yìn ṣe fún ní 10 years experience ló ní ní kí ní ẹ̀mọ̀ ń jẹ́ bí slap on your face gbà ah, olú ní 10 years experience a ń bèèrè in tí ó ẹ̀kẹ́ tí kọ́kọ́ bèèrè náà ó tún rí dáhùn so ọ̀tọ̀ ni claim ọ̀tọ̀ ni action àti reality tó wà behind it so èyàn tó bá ní àwọn wá kí ẹ̀mọ̀ fọ́ọ̀mù kí ẹ̀mọ̀ nítorí kí ní ẹ̀yìn tó bá jẹ́ kí ẹ̀yàn fọ́ọ̀mù náà àìní ìkìláàsì ni àìní sincerity ni ṣé dédé ni kó jẹ́ kámọ̀ pò ní wọ́rọ̀ wù wọ́n ah mo ṣe wà ah nígbà wọn mo lọ kéwú kéwú kéwú ah mo mọ̀ kéwò mo mọ̀ nǹkan àfi tí ń báyà fẹ́ mọ̀ lókù ó lẹ́nìkan bá wọn ní ma ń títí ilé kéwò kan tíra yìí asàlìbù ha tíra ń lé tíra ń lé asìmọ̀sán àfọ́ ma gbé nǹkan tí ò kọ́ ya ma gbé ga so that ẹgbà pé èmi tí mo fi lè mọ́ tíra yìí tí ẹnìkan wá wà ni yóò wá wá yóò wá bá mi tíra bí pàhà nìkan ló mọ̀ tí àwọn gbogbo Nigeria tó bá ti wá kọ yóò wá bá mi yóò wá kọ yóò tún gbàgbé yóò tún tún kọ yóò tún gbàgbé yóò tún tún kọ ẹ̀yẹ kí lè jáfà kẹ nígbà ejìgbò tó bá mọ̀ yóò wọ ìtún kọ fún yóò tún lọ kọ ẹ̀rọ lọ́dọ̀ jàbàtá ìtún kọ fún yóò jẹ́ kí ìtún kọ fún jà <laughs> tó jẹ̀lé bẹ́lẹ̀ ìṣe mùnákọ́ṣà ilé ilé yóò lọ gbẹ̀rí lọ́dọ̀ rẹ̀ wọ́n tún kó fún gbogbo rẹ̀ kí ẹ̀mọ́ fi kọ CV ma kọ portfolio ma blow ara rẹ̀ out of proportion ẹwọ fẹ̀kọ́sì náà fẹ̀kọ́sì bí fẹ̀kọ́sì fún fẹ̀kọ́sì tó sẹ́gbẹ́ fẹ̀kọ́sì oníṣẹ́rù kalori tíra àkídà kẹta alimu duniya ibn taymiya zaman kódẹ̀ ní ìtọ́ fèrèkósì mọ́jú mùsùlùmí lọ ìtọ́ rẹ̀ ó mọ́jú àwọn pẹ́ àwọn ìsẹ̀yìn sálàfì ìtọ́ rẹ̀ mọ́jú lọ bàkíyàtù sálàf wọ́n tún pè ní mùjítẹ́hìdù kí ní pè náà ipé àkàlàmọ́tù lè fìrí kí ipé sẹ́rí láti East Africa East tó fi wọ West kò sẹ́nìkan tó mọ̀ kí tó fèrèkósì ah kọ́nà wọ́n fẹ́ pè ní alìmúlè gọ́lbí wá ṣàádà tàbí ẹ̀lókún kọmọ sẹ́ríkì ní ẹ kọmọ fẹ́ ló blow out of proportion tẹbá lọ gbọ́ àwọn tẹbá lọ kàn fàtàwà ọkùnrin ẹwà fàtàwà wèrè fàtàwà òsì ṣe ǹkan ní alìmù alámù gínìkà ní alìmù ìfìríkì mùsẹ́dù ìfìríkì gbogbo ẹ̀ kò sí tí mo fẹ́ pẹ̀ tán kọmọ blow out of proportion sẹ́ríkì tó má ti fẹ́ nu blow yàn kí náà ń pè tí reality bá wá dé kò wá nílé jùkú ti reality yẹn ẹwà àwọn ilé náà àwọn oní rédèrèdè tán bá ó sì káàkiri tánàwà ti ṣe dáwà láti bí ọdún mélòó kan tí mo rí kankan sí ilé ayé tí wọ́n yìí àgbẹ̀ ojoojúmọ́ mọ́ gbé pdf jáde we have treated usulu salata we have treated kini tí ra ń bẹ ń bí tó ṣe páwọn èèyàn èèyàn bí mẹ́ta ló ti tírítẹ̀ bùkún sódìdì kí ẹmọ fẹ́nu ṣàlàyé in tó bá clear níwà kọ̀tíra fún pé sórí òun wọ́n sọmọ́ sọmọ́ dínì ìdíni pé òun wọ́n sọ àmọ́ tíra ẹ̀tí tíra mẹ́wàá kan láti ọdún mélòó bí 13 years bí ọdún mẹ́wàá náà <laughs> eh we have kíní kan we have benefited benefited who eh <laughs> zakatul mal ẹ̀gá ní oúnjẹ òsì náà ni mọ́ oúnjẹ òsì kí ṣe yí máa yàrí kí ní ẹ̀ náà kò sí reality nínú dáwà wọn so in tó bá ti jẹ́ irọ́ ló mọ́ nídìí káfẹ́nú pọ́n kò nídìí fódòdó so nídìí kẹsẹ̀ mọ́ sàlàyé fún pé Sheikh Rabi'a onímímọ̀ ni so nídìí kẹsẹ̀ mọ́ bí abú Abu Jamal ó yẹ gbà pé Sheikh Rabi'a alámọ̀ ni ó yẹ gbà ó yẹ sọ pé alámọ̀ ni wọ́n ó yẹ sọ pọ̀ gbà sọ bẹ́ so nídìí kan gbà ni èmi ò jẹ́ nídìí kọ gbà kódà kẹ́lómi gbà gan o lè jẹ́ kọ́dù kò ṣe fọ̀ bí ìkẹ́ àti ẹ̀fẹ́jọ gbà mọ́ ẹgbà tó wà ṣe wọ́n ní ọgbọ̀ wà náà tó wà láyé ni wà bá kí náà sí hún rí àún wà fẹ́ jáde àkẹ́sà wà láyé tí wọ́n bẹ́ẹ̀ nẹ́ni pé tọ́ tọ́ kò sí so ó ní pé ẹyìn tó nìdí ọ ti ákílẹ̀ pé tọ́ aláàmọ́tù <laughs> lè fúrí kí Allahu akbar Allahu akbar undur ila al-jahl yi máa so naam wani wọ́n ní fàzámọ̀hù lọ ọlọ́run wá zámà tání yìí tààlọ́n zámà yìí Abu Lahab bí hadha zámì ràvim alladhi huwa khizyun alayhi ila yawmil qiyamah gbogbo àwọn tó bá dẹ̀ tí ń gbógun ti òdodo bọ́lọ́run ó ṣe máa ṣe kèrùsí tẹ́gbẹ̀ tàbá tí àdá o kódà ló wò bí ọ̀rọ̀ kan ni ń gẹ́bí tàbá tí àdá alátagodo ní tọ́mọ̀ sọ ni ẹ̀ tàbá tí àdá alátagodo kó mọ bá gbogbo ọ̀tá mi alámẹ́sì ẹ̀yìn ọlọ́sẹsí mẹ́rin ẹ̀yìn ọlọ́sẹsí ọ́wàfẹ́ fù amọ́kàkàn sáyù sáyù jámù ìmìyànsọ̀ pé sayuhzamul jamru wa yuwalluna dubur mọ́kànlọ́gbọ́n ní kí ẹgbà mí sayu sayu jamu wa yúnà yúnà lámọ́gbọ́n tàbátí àdá alátarudu kí náà ń pè alámínàṣẹ́ra oníbọn alámínàṣẹ́ra alákàṣọ́dẹ́ráká a ní fídíò ká aláìpẹ́ búrú lórí sílẹ̀ èyí ò kí jẹ́ mọ́lẹ̀ alámínàṣẹ́ra alákàṣọ́dẹ́ráká èé tó bẹ̀rẹ̀ báyìí tí ń jó báyìí nífà pẹ̀lú agbádá wàwà dọ́ wọ́n bá lùlù sí ni o tí ń jó tààrà àlọ́ mú agbádá báyìí tó kíjó mọ́lẹ̀ tó bẹ̀rẹ̀ tààrà ní báyìí alamnasira lákàtọ́dúràkà alamnasira ò ní bà níbo ló ti rú èyàn nínú ẹ̀sì tá ń ṣe yìí náà iná àtẹ́ná ẹlẹ́rìn ẹmọ̀ sẹ bẹ́ẹ̀ iná àtẹ́ná ẹlẹ́rìn iná àtẹ́ná wọ́lá àwọn èèyàn ti yà ìyàkúyà gẹ́ẹ̀ ìsìsáwò bìdí ìlélè ìfà ọmọ ìsìsáwò mọ̀ nípa wọ́n ṣe ìsìsáwò ní o fàtí àkíní kan albarika gbogbo ẹ̀ ìsáwáká ìsáwówó nke ọmọ fi ń wá owó ni yìí tọ́lọ̀ ti ń sọ ìdáwọ́kọ̀ láti lè wákíyà yamal kiyama ó ní wọ́n fi ń wá owó alhakumut takathur hatta <laughs> wàlẹ́ òótọ́ ni wàlẹ́ òótọ́ ni wọ́n fi àlìkìyàmọ̀ owó ni torí tí èbá ń ṣe bẹ́ẹ̀ ni bó lè sọ ìsáwákàdì ìsáwówó ẹ̀rùn pé kí ẹ ń pè ẹ̀ẹ́sọ́tún sọ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ bẹ̀bẹ̀ ni ṣogbo kí ni kò tọ́ bí kẹ́lò mẹ́rin pé ìsásàmá ìkúbúré ẹnìkan ní gbé àlùbọ́sà kó kẹfọ́ níbo lè yíò ìdásàmá ìkúbúré wọ́lá kò sí àyàbẹ̀nù kùrán ìdásàmá ìkúbúré ìdásàmọ́ òkùbùrẹ́ inú ṣúrọ̀ olówà wà lẹ́gbọ̀n sí pẹ̀fẹ̀ ìdásàmọ́ òkùbùrẹ́ ó tún wá tú pé ẹnìkan ò ní bí àlùbọ́sà kullu hadha shatuhati àṣẹ rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ni àwọn kí ẹ̀dẹ̀ ní wọ́n nìdí láti gbé kalẹ̀ láti mọ̀ fi gbówó lọ́wọ́ àwọn èèyàn wa ni bá bá ṣe kó dùn báhun àwọn èèyàn ní ṣe kí ni mù ní kówó lẹ̀ naam so wọ́n ni tabbati yada abi lahabin ay ìtumọ̀ rẹ̀ ni ẹ̀sọ́ kò ṣe pé tabbati yada láfù kan tabbati yada ìgbà tó bá ní pé jalásat àmìnàtù jalasat ó pé fíìlù yìí àbí tabbat fíìlù náà ni àbí bí tabba mọ́n tó kó jẹ́ mọ̀ anẹ́sẹ̀ yẹ kó jẹ́ kí ni o tabat rájẹ́ tabat yada wọ́n dẹ̀ lórí tabbat rízi ní pé yada yadu yẹn kọ̀ mọ̀ anẹ́sẹ̀ eh tabbat yada mọ̀ anẹ́sẹ̀ ni yadu yẹn so mọ̀ anẹ́sẹ̀ dẹ̀ ní kọ́ o in tó jẹ́ mọ̀ anẹ́sẹ̀ ni pé àwọn tó bá jẹ́ part of the bodies tó bá jẹ́ pí ẹ̀ ní wọn ọmọ olóòdì mọ̀ annafi bọ̀ kìí ṣe gbogbo ẹ̀ ewu amfun báyìí mọ̀dákàrí ní amfun amfun ẹnkẹ́ ṣe pí ẹ̀kọ́ ni ṣe báyìí náà ni àbí but àwọn bí ainun ẹ́ ṣẹ́ṣẹ́ pí ẹ̀ ni sẹ́yọ̀ kan ni no no street ní pí ẹ̀ bọ̀ kẹ́tìfù náà mọ̀dákàrí náà máa ń lò fún méjì dẹ̀ ni ṣe báyìí àbí so but àwọn bí ainun yadun rijlun ewolosiko udhunun olókùn olókùn àwọn ìyẹn ni majorly ṣá wọ́n máa ń lò wọ́n ní wọ́n máa ń lò wọ́n gẹ́gẹ́ bí ìgbà tán bá ń lo mu'annath tọ́ wọ́n ní tabbat yada ayé khasirat yadahu wa shakiya wa tabba falam yarbah ìtumọ̀ ní pé kò ní sí oríire yìí ní sí oríire náà gbẹ̀bẹ̀ ma aghna anhu malu alladhi kana indahu wa atghahu wa la falam yarida anhu shay'an min adhabillah idh nazala bihi ìtumọ̀ ní pé ma agna anhu maluhu wa ma kasab ah masala ìrọ̀bíyà ni mẹ́jẹ̀ ká lọ síbẹ̀ wa ma kasab but ẹlọ́wọ́ tafsir fathul qadir kẹfù àwọn ìrọ̀bù kọ̀kan níbi ọ̀rọ̀ wa ma kasab yẹn ṣe bá ń yàbí so ṣe máa yẹ ṣe máa mọ̀súlà ni àbí ṣe máa masdariya ni àbí irú mawo ni ṣe báyìí àbí na'am so but èyí táwò tún sí mi ni pé ma agna anuhu maluhum owó rẹ̀ dúkìá rẹ̀ ò ní ṣe láǹfàní wà má kásàb àti nǹkan tó kójọ kásìbù ní tèyàn ṣiṣẹ́ pàkì jọ amal kásìbù so uh, eh, bí má kásabat àìdíyẹkùn bima kasabat ìtumọ̀ ní pé àwọn nǹkan tí èrè iṣẹ́ èrè ń jẹ́ tó jáde láti bí iṣẹ́ tí yẹn bá ṣe wọ́n ni um, wọ́n sayasla naron dhata lahab ay satuhitu bihi nar min kulli janib iná ò tó rọ kiri káàrì iná ò ṣe kí ni yóò rọ kiri

wa mur'atu hammalatal hatab hammalatal hatab yin ko ọ̀rọ̀ wà lórí ẹ̀ nínú kitabu sọ nípa hammalatul hatab ní pé olófòófó oninamima ai ẹni tí ma ń gbé namima káàkiri an lomi de ma ń lò ipe ìtumọ̀ náà ní pé ó ma ń kó àwọn igi ẹlẹ́gùn ó ma ń dà sí ojú ọ̀nà tí annabi muhammad sallallahu alaihi wasallam ti gbà kọjá wọ́n ní wa kanat aidan shadidatal adhiyati li rasulillahi sallallahu alaihi wasallam tata'awanu hiya wa zawjuha al ithmi wal udwan obìnrin náà dẹ̀ ní imọ̀ fara ní ànẹ́bì gan tọ́ ó dẹ̀ ń kópa pẹ̀lú ọkọ rẹ̀ lórí kí ni ẹ̀ṣẹ̀ àti ìkọjá àlà wà tẹ̀lẹ́kì ṣẹ́bùrì wà túlìkì ṣẹ́bùrọ̀ wà tẹ́sà gọ́yẹ̀tà má tẹ́kùdìrì àlè fi àdíyàtì rọ̀súlù sallallahu alaihi wasallam wọ́n wá máa ń ṣe gbogbo wàhálà tó bá lè ṣe láti fi fi tajmaru ala dhahriha min al-awzar bi manzilati ma yajmaru hatoba wọ́n ní eye ẹ̀ṣẹ̀ tí ó wà kó sọ́rùn rẹ̀ òun náà ní eye àwọn eh, igi tó bá kó láti fi fara ní àníbà Muhammad sallallahu alaihi wasallam qad a'adda Allahu fi unukihi hablan min masad wọ́n ti bá pèsè kalẹ̀ nínú náà tí fi fún lọ́rùn nínú masad àwọn bí igi ni igi ma fi fà káàkiri àwọn afáàmì sọ nínú àwọn mufassirun ní pé ó ní chain kan tí àwọn chain àwọn lọ́lá nígbà ipe wọ́n sọ di tí wọ́n mọ̀ fi fà káàkiri nínú na jahannam aimin leaf aw annaha tahmilu fi nar alhatab ala zawjiha mutakallidatan fi unukiha hablan min masad àbí kó jẹ́ pé túnmẹ̀ ní pé yóò kó igi sí òun yóò mọ̀ kó igi lórí ọkọ rẹ̀ nínú na lẹ́ni tí wọ́n sì fi okùn sí lọ́rùn tí wọ́n mọ̀ fi wọ káàkiri nínú na wa kullin ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀nà fa fi hadhihi suratu ayatun bahira min ayatillah wọ́n ní súrọ̀ yìí àmì kan tó ní agbára nínú àmì ọlọ́ba bẹ̀m̀bẹ̀ fa inna allaha anzala hadhi is-surata wa abu lahab wa mura'atuhu lam lam yuhlika ọlọ́run sọ súrọ̀ ìkalẹ̀ abu lahab àti yàwó rẹ̀ wọ́n sì wà láyé ìta sọ tẹ́lẹ̀ wa akhbara wallahi kò síbẹ̀ ìfẹ́ escape hmm, Allah akbar wa min lazimi dhalika annahuma la yusliman lázimu rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé àwọn méjèèjì ò ní gba islam fa waqa kama akhbara alimul ghaibi wash-shahada bí ọlọ́wọ̀ bá tó mọ kọ̀kọ̀ tó mọ gbangba sí fún wa níwú bẹ́ẹ̀ náà ló ti ṣẹlẹ̀ sọ́lọ́wọ́ sábù wọn ni nínú al-iman bil sọ́lọ́wọ́ sábù wọn ni la yadhlimuhum Allah ọlọ́run fún wa ní èrò nípa in tí ó ṣẹlẹ̀ sí wọn ní nípa tọ́lọ̀ ti mà nípa wọn tàní ọ̀rọ̀ alé ti simple way tí ẹ̀mọ́ fi ń kọ́ ti kọ́dár bídíà kọ́dár tàní ọ̀rọ̀ alé ti afún wa ní simple methodology náà in táà fà sọ yẹn inú wọn ni Shafi'i rahimahullah láti mìbá ṣe mistake ipé tí kọ́dár bá bá mọ́ bá àwùjọ nǹkan ìmọ̀ ni ó lò tí kọ́dár bá bèèrè pé ha kí ló dé why sọ pé ọkùn tí ẹmọ tó jùmọ̀ kọ́dàrí ní àbí sọ pé sọ́lọ̀ bá níma nípa pé lè yóò jẹ mùsùlùmí lè yóò sì jẹ kìí sọ́lọ̀ máa bí yóò máa ìkanu méjì ni ìmọ̀ kó ní ọlọ́run ò máa fakọ̀dí káfàrọ̀ afẹ́ẹ̀sọ ọmọ ni kí ní fẹ́ sọmọ́ ọlọ́lọ́wò nímọ̀ kódà amígan yóò kàfàrà gba ọlọ́wò nímọ̀ bó ta ní sọ̀rọ̀ yìí àbí kó jẹ́ pé kó sọ pé ọlọ́ọ̀bá nímọ̀ kó ṣe ìfìbátòlè ilmi tó bá ti ṣe ìfìbátòlè ilmi ó ti wín ní ẹ̀báyìí kí ni dí ìwọ náà sì gbà kọ́lọ̀ọ̀bá nímọ̀ ní èsì pé ẹlé orí báyìí ok ó tún wá lè go fọ̀dà báyìí pé ó ti gbà kọ́lọ̀ọ̀bá nímọ̀ àbí sọ́nà wá sábòsí àbòsí ló pè ipé àkílọ́tọ̀lọ̀ fún wa sílé lọ́mọ àlìjẹ́nà ilé ìwádìí ọmọ iná sọ́lọ̀ bá sàbòsí ni tó bá lọ́lọ́ bá ń sàbòsí o ti kàfàrà tó bá lọ́lọ́wọ́ so a nígbàgbọ́ pé ẹni tó bá wọ iná ọlọ́run ọba tó bá wọnú ìyà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó wọ bil adli ni ẹni tó bá sì wa rahma ọlọ́run ọba ṣàánú rẹ̀ ni kí ní pé bí a rẹ pé ó yẹ kí ẹmọ bìí lọ́rọ̀ lójú ọkẹ́ ọlọ́ọ̀bá dákun yìí níṣẹ́ nǹkan ní tẹ́wùsù gbọdọ̀ mọ̀ ní pé gbọdọ̀ mọ́ ní lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀bá every fi hin ala kulli hal ẹrú gbọdọ̀ mọ́ rí pé wallahi mọ́tọ́mọ́tọ́ là ẹjẹ́ káàrí ra wa lórí wárọ̀rù lórí zood kìí ṣe àwọn tàwárọ̀rù táwọn ilé ìṣẹ́ o àbáwọn formulated zood wallahi real wárọ̀rù real zood ìráyésá ìláṣàjẹ ìmọ́mọ̀ ní kí ni pé àèmí nafsi nafsi nafsi tí ìbá ti ní nafsi ń jù wà láni ọmọ ya ayọ̀ jàkúrí o àlè parí jà mọ́ kí nìdí ó bú mi ní náà ìṣẹ̀lẹ̀ kí ni ó bú ọkẹ́ aláṣẹ̀lẹ̀ nínú ẹ parí ẹ̀ náà ni ah, kódà kí ẹ̀ tó sọ nípa ah, ó ti tọ́lọ́kà tèmi kódà èmi ò ní ṣùgbọ́n tèmi ní tẹ́kẹ̀ ní pé ẹ̀ tíré nára ẹ̀ lórí kíni lórí wárùn ún àmì Allah subhanahu wa ta'ala kó fún wa ṣe torí ma ń dùn sọ lẹ́nu gbà mí application náà ni problem àmì Allah kó wà fọ́kọ̀ wa so ẹni tó bá níbi ìrúkà níbi ìrúkà tó lọ insha Allah náà yes sir sam àdídẹ̀wò alalmukmin khamsa ok lọ síbi bẹ́ẹ̀ ìjábá tó dáwà náà no hakula náà bí pé tó bá dẹ̀ jẹ́ hakù yajibu an yu'adda ẹ̀tọ́ ni ìdíwádẹ̀ ti jẹ́ tọ́ nínú ẹ̀sìn òdẹ́dẹ́ ní kó gbé ẹ̀tọ́ yẹn ha kú obìnrin lórí ọkùnrin òní kó náwó lé lórí ìtumẹ̀ ní pé dẹ̀dẹ̀ ní márùn so ha kú ní pé tọ́mọ̀ ya bá kẹ̀mí sí wà lé máa lọ náà ni bọ̀ mọ́ ní excuse Ha ọmọ ya dákun ò ní bínú ni o báyìí báyìí báyìí báyìí báyìí ọwọ́ láwọn òkúkú mi tó ṣe pé táwọn yẹn bá ni tìbáwọ̀l jẹ̀ náà ìsìntì ká tẹ̀lé àwọn ọmọ ìyá ti lọ àbí wọ́n ti lọ fẹ́mì náà nìyẹn so yí báyìí àbí kò síṣù pẹ̀lú ẹ bóláàmù tó pé ó ta ẹpa àwọn padà àbú apèyí fún àkíkọ̀ àìnẹ́kì ní kan pẹ̀lú ọ̀rọ̀ wà límọ̀tẹ̀ tí a sọ ẹni pé wọ́n lọ máa bí tí mo pè ọ́ sí <laughs> so <laughs> Allah understand Allah understand kí ní ẹ̀ṣọ́ ti di láàpù táwọn èèyàn lò mọ́ ìjọ́ níta lọ sí ibi páàkì ní gínáàgbé àti lọ páàkì kan jò ní bọ́ tí lọ páàkì bòmí náà àwọn afẹ́ ìrìnkẹ́ wá síkún àgánú síbì ní náà hmm. Yeah. <laughs> Ah, wọ́lẹ́yìn kan yẹ̀wò yẹn wọ́lẹ́yìn kan yẹ̀wò yẹn ó ní ṣùgbọ́n tó ṣe láìpẹ́ tẹ́ni yẹn sọ pé ah aláì sàlàfíà àti súnà tí ìyàtọ̀ wò ẹ̀yìn tún píọ̀ inú sí ọ́nà pé ní tún fẹ́ dáwò wọ́lẹ́ tẹ́ni yẹn sọ ni so oníkẹ́ sẹ́rí kí ní ẹ̀lú pé husnul ta'amul ìṣẹ́dàdà sáwọn èèyàn ìsàmójúkò àwọn yóò bú ọ wọ́n gbọ́dọ̀ bú ọ sáà bú ànábì sallallahu alaihi wasallam lọ ń tẹ̀lé ẹmọ àwọn tó bú ànábì o wọ́n sì padà gba Islam kò sí bí kẹ́kẹ́ kò ṣẹlẹ̀ ní ṣékí ọlọ́wọ́n bẹ́ àwọn yóò bú ọ wọ́n rí sí ọ kí nìdí ìdí nípa àwọn yẹn ti gbọ́ nǹkan lómi sì ti ráwọn nǹkan mí náà ẹnìkan lára nìkan sọ fún aláìpẹ́ wọ́n ló ní súnà ni bàbá àgbà ń bọ́ sọ̀rọ̀ wà walk out of your father's place pọ̀lẹ́ mi àti bí àkọ́kọ́ jọ gbára wọn bló bẹ́ẹ̀ náà ìmọ̀ tí ó kọ́ fẹ́ ṣẹlẹ̀ náà àkọ́kọ́ lura wa kí ló ṣe ó walk out kò níwájú bàbá rẹ̀ orí rẹ̀ dẹ̀f náà so yí máa yàrí aina husn ta'amul ìwà tó dá ẹbáwọn yẹ̀wò ẹmọ kò dá kí yẹn fi gbéraga sọ́rọ̀ ìgbéraga ìgbénisán ìgbérasẹ́lẹ̀ ni o ìgbà tí mo ṣe súnà ẹ̀hẹ́n ìgbà náà wá ń kọ́ yíò wá sọ á di pé disrespect àwọn èèyàn so kí ní ìmọ̀ jẹ́ yóò jẹ́ kó padà clear sáwọn èèyàn pé èèyàn tá bá níjà abá níjà nítorí pé ní ìyẹn ń takò ẹ̀sìn ni kì í ṣe pàfẹ́ ìyẹn fẹ́ wù àìlẹ́kọ̀ọ́ sí àbí là ó ń takò ẹ̀sìn láfi ń bọ ọjà wàílá ẹ̀kọ́ tí fi ń ga jù ọ̀dọ̀ ló ti rí àmì Allah subhanahu so ìyẹn ti yé so but tẹ́yẹ̀ bá ní ẹsí ìsẹ̀yìn lè sọ fẹ́ ní ẹkẹ́ mi specifically ìtumẹ̀ ní pé ẹni tó bá fẹ́ pè fún wàlímà náà ó lè pè yẹn níbi tó general tó mọ́ pè àwọn ọmọ àmú wọ́n bá àgbò calculate pé wọ́n ti bímọ àbí ẹni náà ni àkíkọ̀ wọ́n fẹ́ jẹ́ ìwọ bá ganu lọ ìwọ ganu débẹ̀ tán a ní ọ ganu padà alẹ́ náà ni tó bá wọ́n lè sọ pé à pìyín sáà nǹka ọmọ ìyá láìpọ̀ ọmọ ìyá sí ń sí ara o ṣe wọ́n pẹ̀ ọ́ wọ́n am ah, antum àwọn tó tó nọ́mbà tó tó ti lọ no wọ́n ní problem kẹ̀kẹ́ o ní pé ok ṣe ma ní reward ah wallahu alam wallahu alam ní ìmá náà ṣe ma lẹ́sìn kí a ní sọ they have nǹkan tẹ́yẹ̀ lè sọ oyin yẹn rẹ̀ pé wọn ò lẹ́ṣẹ̀ sákọ̀tọ̀ ìfìmọ̀ bọ̀ sí ma lẹ́sàn yẹn tọ́ wọláwàlá so subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh kama anta